إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهله الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى واشكر الله على نعم هذه الأيام الفاضلة المباركة التي تتضاعف فيها الحسنات وتعتق فيها الرقاب من النار وتفتح فيها أبواب الجنان وتغلق فيها أبواب النيران عباد الله فإن شهر رمضان الذي أنزل الله فيه القرآن كدنا أن ندخل في العشر الأواخر منها فيا عباد الله ينبغي علينا أن نجتهد كل الاجتهاد في هذه العشر الأواخر فإن النبي صلى الله عليه وسلم كما جاء في البخاري ومسلم من حديث عائشة رضي الله عنها كان إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وشد مئزره عباد الله فلا تدري عباد الله ربما يكون في هذه العشر الأواخر تنال فيه رضا الله وجنته وفيه كذلك عباد الله ليلة عظيمة ليلة القدر التي العبادة فيها خير من ألف شهر عباد الله فينبغي لكل من يرجو رحمة الله ويجتهد إلى مرضاته أن يشد مئزره ويحيي ليلته ويتحرى هذه الليلة العظيمة عباد الله فمما ينبغي كذلك اغتنام هذه الأوقات فإن العشر الأواخر خير مما سبقها من الليالي والأيام فاغتنمها عباد الله بالقيام والصيام والرجوع إلى الله ليلا ونهارا والإلحاه في الدعاء عباد الله ينبغي أن نكثر من الدعاء في هذه الأيام والاستغفار إلى الله والتوبة عباد الله هذه الأيام غنائم فلا تدري يا رعاكم الله لا تدري أتدرك رمضان آخر قال الإمام الحافظ بن رجب رحمه الله تعالى لم يكن النبي صلى الله عليه وسلم إذا بقي من رمضان عشرة أيام يدع أحدا من أهله يطيق القيام إلا أقامه عباد الله وكان النبي صلى الله عليه وسلم يعتكف في هذه العشر الأواخر كما جاء عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم اعتكف العشر الأواخر حتى توفاه الله تعالى ثم اعتكف أزواجه من بعده أدقف الله سبحانه وتعالى أترى لكم كياتك يا رابا فالنبي محمد صلى الله عليه وسلم àwọn ará alẹ́ rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo ẹni tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ ibadallah ẹ páyà Ọlọ́run Ọba o ẹ páyà Ọlọ́run Ọba kẹ́nìkọ̀ kan sì ṣe sírò ara rẹ̀ Ramadanu dópin ó tún ti ń kọjá òpin àti fẹ́ wọ àwọn mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan ibadallah kí láti tẹ̀síwájú sọ́dọ̀ Ọlọ́run Ọba o kí láti gbìn fúnra wa nínú sẹ́ fójọ tá ká àwọn sẹ́ wa ọjọ́ tá kéré gbogbo ẹ̀ ibadallah Qur'an bó láti sí ń ṣe pẹ̀lú rẹ̀ nínú oṣù yìí ibadallah ẹni tó ti ṣiṣẹ́ kó múra ṣiṣẹ́ o torí pé àwọn mẹ́wàá gbẹ̀yìn yìí ibẹ̀ tún ni ládá tún ti máa ń pọ̀ sí ibẹ̀ ni oríire tún máa ń pọ̀ sí ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfàní ló tún ma ń pọ̀ sí ibadallah ẹni tí kò sẹsẹ tẹ́lẹ̀ àbí àwọn kùdíẹ̀kùdíẹ̀ ó wà nínú àwọn in tó ń ṣe nínú Ramadan in tó kù nínú òrùn yìí ó tó sásọ ibadallah kò sì sígbà tẹ́yìn rí àánú Ọlọ́run ọba àtàforíjì rẹ̀ in ta nabi sallallahu alaihi wasallam fi ma ń ṣe wá lójú kòkòrò ní gbogbo ìgbà nìyẹn ibadallah àwọn mẹ́wàá gbẹ̀yìn yìí àwọn olólọ́lá jù nínú ramadan wọ sannabi sallallahu alaihi wasallam a máa jí anabi ó tún wá jí gbogbo àwọn ará alé rẹ̀ yalawa aisha sole nínú sahihain nígbà tó bá ti di mẹ́wàá gbẹ̀yìn anabi sallallahu alaihi wasallam ṣádàmì ìzárọ̀ anábi ó so ṣòkòtò rẹ̀ dáadáa àwọn olùmọ̀ sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé anábi ò ní súnmọ́ àwọn ará ilé rẹ̀ mọ́ allahu akbar annabi sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́ bá ti foríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ ní o anábi ó wá máa dìde ma bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ma rábà ibadallah yalla wa aisha gbáwa nínú sahihi muslim pé kánà rasulullahi sallallahu alaihi wasallam gbé dájúdájú òjú sí ọlọ́wọ́n bá yajtahidu fil ashri al-awakhir òjíṣẹ́ ọlọ́wọ́n bá ma ń gbìyànjú níbi àwọn mẹ́wàá gbẹ̀yìn ma la yajtahidu fi ghayri in tó ṣe pé kò kí ń gbìyànjú rẹ̀ nínú àwọn àmì àwọn ẹni síwájú rere nínú mẹ́wàá gbẹ̀yìn ibadallah ẹlòmí a máa parí Kùránì méjì lójúmọ́ Allahu akbar tí ẹ bá ṣe pé àwọn kìíní ó wọ́ pẹ̀lú ìsinádì tó lálàáfíà èyàn fẹ́ máa já níyàn pé àà ah, sáwọn ilé ìsìn wọn ní kẹ̀kẹ́ tán fàkókò wọn sí ju ìjọsìn Ọlọ́run ọba lọ ni bọ́sì sí rí ni ibadallah ibadallah bákan náà ká ma wá Laylatul Qadr nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn yìí má 27 ta ló sọ fún ọ 27 ni Ibadallah ọ̀rọ̀ táwọn olùmọ̀ sọ nípa pé Laylatul Qadr ìgbà wo ló bọ́ sí ọ̀rọ̀ tó pọ̀ gan ni Ibadallah ó tó ó ju ọ̀rọ̀ ọgbọ̀n lọ tó ń sọ nípa nípa orísìírísìí ìgbà tó bọ́ sí so annabi sallallahu alaihi wasallam ó wá pàwà láṣẹ ní pé iltamisuha fil ashri al-awakhir laylatul qadr ẹ wá sí mẹ́wàá gbẹ̀yìn annabi sallallahu alaihi wasallam tún sọ ní pé ẹ wá sí odd night nínú mẹ́wàá gbẹ̀yìn so ibadallah iṣẹ́ ipò tó yẹ ká ṣe sọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó sì yẹ ká ríra bí gbàpá àti ìsìn kankan bá pàá jùlọ kíyàn sòdodo pẹ̀lú ara rẹ̀ kíyàn analyze ara rẹ̀ pé ààbò ah, mú ti ṣe ń ṣe Ramadan yìí Ramadan mi ní tún lọ yóò Ramadan kẹ́nà lèyìn ó gbà tí ah, mo ti mọ́ ni ìbá sì múra ọ̀ múra ní sí báyìí oòrùn tó wà ń ta ó ìṣe sásọ ibadallah èyàn lè parí Qur'an èyàn lè ká kíyàn ronú sí nínú àwọn mẹ́wàá tó kù yí ibadallah bákaná ibadallah òru Laylatul Qadr Nabi sallallahu alaihi wasallam ní ká sọ ká anábi sallallahu alaihi wasallam anábi ti gbé ìlànà tó pé jù lọ fún wa ó ti gbé e kalẹ̀ anábi òní ó yá ẹ wá pa àwọn èèyàn jọ lọ́jọ́ yìí lálẹ́ ọjọ́ yìí ẹnìkan wá gbá máìkì mú òun wá máa gbówó lọ́wọ́ wọn gbogbo àwọn obìnrin wà fílé wọn lẹ̀ so wọ́n ma wá sa àwọn àdúwà àdúwà Laylatul Qadri Laylatul Qadri night ibadallah láwọn mẹ́wàá gbẹ̀yìn orísìírísìí nkẹlẹ́ ti máa rí oníkálukú ti máa mú òru Laylatul Qadr ìtí ẹ̀ àwọn obìnrin ó wá tú jáde so wọ́n láwọn fẹ́ lọ sàdúwà Ibadallah adádálẹ̀ lélé yóò anábí ò lọ́wọ́ sí gbogbo adádálẹ̀ rẹ̀ anúrí o gbogbo adádálẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sì dá padà fẹ́ni tí ń ṣe ni

ó yẹ máa wí tẹ̀lé mi ibadallá kí lásọ̀ islamu dà báyìí a sì ń lò lọ a sì ń pè wá sódòdó yìí tó jẹ́ súnnà nabi sallallahu alaihi wasallam ibadallá bákanáà nínú mẹ́wàá gbẹ̀yìn yìí àmọ́ bà nínú jẹ́ ibadallah ní pé ṣètọ́nù kọ ni o ní pé àníṣẹ́ àyẹmà nábi adam ẹ̀ ní soríire in ti ṣètọ́nù fẹ́ nìyẹn kí gbogbo èèyàn sófò ṣètọ́nù ti dódà àwọn èèyàn níbi yẹn ti káf ibadallah bọ́ọ̀lù lẹ́lòmí owó tí è parí yẹn alẹ́lòmí ó tún lóòdù fíìmù sórí fóònù ẹlòmí ìṣẹ́rẹ́ oorun ni oorun ni yóò wá káwọ́ sórí bígbà padà wó dé bá láwọn ọ̀sán Ramadan ìgbà tí ó tújú ká ìgbà tá bá fẹ́ sínú nìkan náà ni wọn ò pé lóṣù ebi in tó pé oṣù jọ́sìn fọ́lọ̀wọ́ bá subhanahu wa ta'ala ni oṣù àdánwò tọ́lọ̀wọ́ bá fẹ́ dánwò pẹ́ta ni ó rà bàbà lọ sọ́dọ̀ ìmì ọlọ́wọ́ bá Ibadallah ẹ jẹ́ ká gbìyànjú o in ta bá ṣe tiwa náà ni ó jẹ́ kásíwà sincere Kùránì ní kíkà bó ní ibadallá ìdí nìyẹn tán nabi sallallahu alaihi wasallam tó fi ma ń sẹ́yìn ti káfò yálà wa Aisha sọ pé kana ya'takifu fil ashri al-awakhir anábi ma ń sẹ́yìn ti káfò níbi àwọn mẹ́wàá gbẹ̀yìn min Ramadan nínú Ramadan hatta tawaffahu títọ́lọ́wọ́ ọba fi pa nabi sallallahu alaihi wasallam thumma i'takafa azwajuhu min ba'di àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam wọ́n wá ṣe i'tikafu lẹ́yìn annabi so tẹ́lẹ̀ ìfin yé pé obìnrin náà lè ṣe táyé rẹ̀ bá wà fún ni o tó amúnú sí wà nínú fitna pẹ̀lú àwọn májẹ̀mú rẹ̀ ibadallah nínú àwọn májẹ̀mú i'tikaf ibadallah òun náà ni wípé kíyàn láníyà dáadáa inú masálásí làásí ti ń ṣe inú masalasi lèyàn tí ń ṣe ẹ̀ntìkáf ẹ ṣọ́ra fún gbogbo ẹni tí ó wíwí kú fún yíò ní pé èyàn lè máa ṣe ẹ̀ntìkáf ní kọ̀rọ̀ yàrá rẹ̀ kò lẹ́rí látọ̀dọ̀ Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ Ọlọ́run Ọba ní wa ó lágbára débi pé àwọn olùmọ̀mí wọ́n sọ pé àwọn masalasi mẹ́tẹ̀ta nìkan lè yẹn ti lè ṣe itikaf so masjidul haram masjidul nabawi àti masjidul aqsa àmá ibadallah èyí tó tẹ̀sùn wọn náà ni pé gbogbo masalasi tó bá ti ṣe pé wọ́n kí juma'a ń bẹ̀ tó ti ṣe pé kò ní máa ní bùkátà sí pé yíwọ́n máa jáde ní jáde ìranù àbíkẹ́ yẹn máa jáde ní jáde pé yóò sẹ̀ tún fẹ́ lọ máa sí àwọn nǹkan mi yóò máa ní bùkátà sáwọn nǹkan mi èyàn lè ṣe i'tikafu níbẹ̀ níbẹ̀ ibadallah so tí yàn fi ń wá ìsúnmọ́ Ọlọ́run Ọba ìdẹ́díkétì táìmù yàn fọ́lọ́run Ọba ibadallah ó tún bà nínú jẹ́ onípe ṣètọ́n tó ti wo àwọn èèyàn gbogbo abala gbogbo abala táwọn yóò ti sojú ibá ìṣètọ́n ti dóde wọ́n bẹ̀ẹ́ àwọn èèyàn tún ti sọ ìtìkáàfù dówó ọ̀nà pawó meet sheikh lágbájá in so so so mosque with just 50k ibadallah láìsí pé èèyàn ń sọ mọ́sálásí di bíbà pé èèyàn ń búkò hòtẹ́lì 150k ibadallah yóò wá padà di pé ní tóun náà mọ́ sọ kí ni pé ah ìtìkáàfù tí mo ṣe ní last year 150k mo san special àwọn special spot, so vip ohun tún kódà ẹlòmí òtún lóhun tún san vip wọ́n ti máa ń gbé sí n3 50k so mid 100k vip 150 wala haula wala quwwata illa billah ẹwọ̀n kẹwàá àwọn tí ó sì máa pàpẹ̀ mara pa wọn ṣe súnnà ní o mọ̀ dẹ́rùn kaba yíò nígbàtàwọn èèyàn sá fún àdádálẹ̀ àtàwọn tí ó mọ̀ gbawó wọn gbàkúgbà tánwà tí wọ́n ń kẹ́ lọ́dọ̀ àwọn tán súnnà estate ya estate eh wọ́n eh itikaf wọ́n eh se lọ́rin Abuja lòun tí ma kí ló dé ní àhàhà ó lágbàá pọ̀ báwọn kódà láwọn tọ́ílẹ̀tì wọn báyìí yóò sí fún yín fúnra ẹni ìbádàlá sí jọ́sìn nìyẹn ìbádàlá sí jọ́sìn nìyẹn lèyàn ń torí ẹgbà yẹn lérò àbí fàájì ìbádàlá kátún àníyàn wa ṣe fọ́lọ́wọ́ bá o ká gbìyànjú sọ́dọ̀ Ọlọ́run Ọba o kí ẹ máa rásẹ̀ rẹ̀ láre o bákanáà ibadallah gẹ́bà sí sọ fún wa ká máa wọ́rú Laylatul Qadr ká máa dìde ká bẹ̀rù Ọlọ́run Ọba arọ́fẹ́ wíkì ṣùgbọ́n kí èyàn jara rẹ̀ lógún ní pé ara kí èyàn kọ́ àwọn èèyàn mara kí èyàn láwọn aládùgbò gbọ́dẹ̀ bá yóò máa jẹ́ accountability fún yàn gbogbo àwọn nǹkan tíyàn fi rárá ìlọ́wọ́ anábi wá ní tíyàn bá wá nínú àwọn òru tíyàn fi rán kí a pé Laylatul Qadr tíyàn bá rò kóhun ni anábi ní kí ẹ Allahumma innaka afuwun pí Ọlọ́run ọba ìwọ́lò ma ń yáfi afú Ọlọ́run ọba a ní bùkátà sí Ọlọ́run ọba kó yáfi yẹn kó parẹ́ ibadallah yẹn ní bùkátà tuhibbul afwa o nífẹ́ kó ma yáfíyàn Allahu akbar Ọlọ́run bá nífẹ́ kó ma yáfí àwọn ẹrú rẹ̀ Ọlọ́run bá fẹ́ foríjì ọ́ Ọlọ́run bá fẹ́ jẹ́ kó wà aljanna Ọlọ́run bó fẹ́ jẹ́ kó wọná so fa'fu anni foríjì mi bákaná ibadallah kíyàn pọ̀ láwọn ṣe nínú òru yìí àwọn òru tẹ́yìn ara kẹ pé yóò bọ́ sí Laylatul Qadr àbí gbogbo àwọn òru Ibadallah àníyàn gagan lọ́dọ̀ Ọlọ́run ọba o gbogbo ẹni tó bá fà níyàn sí nǹkan dáadáa tó ń gbìyànjú kódà kó wá lọ gbàgbé sùn kó gbàgbé sùn lọ́jọ́ tó bọ́ sí Laylatul Qadr gẹ́gẹ́ anú kìí ṣẹni tó yẹ pé ikan sọ Laylatul Qadri 27 náà ni kí lòun náà ó sì fi ṣe Laylatul Qadri bandiri so bandiri àtàlùjó sàtàwọn orísìírísìí àdúà àṣepọ̀ tó sì pé kò lẹ́rìí látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ibadallah ẹ jẹ́ ká páyà ọjọ́ tá pàdé ọlọ́run ọba o ọjọ́ táwọn rẹ́kọ̀dì wa tí wọ́n sì fún wa o gbogbo tó ń ṣe gbogbo tó ń dánwò ó rí o barakallahu li wa lakum fil qur'anil karim الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد الله also we should be preparing for some of the obligations that Allah subhanahu wa ta'ala has placed upon us at the end of Ramadan such as Zakatul Fitr, Ibadallah. We start preparing for it. And we know when we should give it out. We don't give it out before it's time. Ibadallah. All of this, our life, the time we are using now, all of this is a great, great favor from Allah subhanahu wa ta'ala that we should utilize as, as best as possible before sickness comes, before what will keep you busy comes, before calamity strikes, before death comes. Allah subhanahu wa ta'ala says in the noble Quran, Inna anzalnahu fi laylatil qadr. Indeed, we reviewed the Quran, we sent it down on the night of decree, where Allah subhanahu wa ta'ala decrees, Allahu Akbar. Allah subhanahu wa ta'ala decrees, my slave, write so and so for him. My slave, he has been asking me so and so, give him so and so. Inna anzalnahu fi laylatil qadr. Then Allah subhanahu wa ta'ala says, وَمَا ma مَا al-qadr. And you don't know what, what Laylatul Qadr is. Wallahi, in reality, we don't know. The magnitude of that reward is great. It is unimaginable in front of Allah. والله يضاعف لمن يشاء ليلة القدر خير من ألف شهر The night of decree is better than 1,000 months سبحان الله العظيم 1,000 months That is more than 83 years عبار الله تنزل الملائكة والروح فيها The angels are descend in it and the ruh Jibreel they descend in it بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ With the permission of their Lord for every affair. سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ And there is peace, there is tranquility, there is serenity for the believer till the Fajr comes out. اللهم آت نفوسنا تقواها وزكي أنت خير من زكاها أنت ولي ومولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصمة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم وفقنا لما تحب وترضى اللهم وفقنا لليلة القدر يا رب العالمين اللهم اكتبنا من الفائزين اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم أغيثنا يا رب العالمين اللهم أغثنا يا الله اللهم اعتق رقابنا من النار اللهم اعتق رقابنا من النار اللهم تب علينا يا الله اللهم تب علينا يا الله اللهم اغفر لنا يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد